بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فالله سبحانه وتعالى أسترى لكم كاتي قيرا بفوى النبي محمد صلى الله عليه وسلم أو أرى ليري أو صحابة ليري àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé ò ní fi jẹ́ ayé má an bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kó ṣe wá ní ọ̀kan náà àwọn olóríire tí ó ma tẹ̀lé annabi sallallahu alaihi wasallam ibi ta dé nínú tíra tí a ń kalọ̀ durusun fi sharhi nawaqid al-islam òun náà ni nǹkan tó ma ń bá ìsìn jẹ́ lẹ́ẹ̀kẹ́fà nǹkan tó máa ń ba ìsìn jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà ládé so nǹkan tó máa ń ba ìsìn jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ìmá fi nǹkan kan nínú ẹ̀sìn Ọlọ́run Ọba fi ṣe yẹ̀yẹ́ so a ti ka àwọn àlàyé lábala yìí wọ́n ní ibi tá ti wá bẹ̀rẹ̀ lónìí bí idhnillahi ta'ala òun náà ni ibi tí Sheikh Saleh Al Fawzan ibi tá ti ń sàlàyé fún wa ní pé áyà yìí áyà tí Sheikh Muhammad ibn Abdul Wahhab tán fi sẹ̀rí lábàlá yìí ó kó àwọn alámàrí oríṣiríṣi sínú áyà wo ni kul abillahi وآياته ورسوله كنتم تستهزئون ودكم كالاوكو نكا تي اوكو سينو اونا ني بي احترام وتعظيم الله so ẹlẹ́kejì òun náà ni ihtiramu ihtiramu rasul wa adamu tanaqqusi ká ma pọ́n òjíṣẹ́ ọlọ́wọ́ balé mọ́ tẹ̀mbẹ̀rẹ̀ rẹ̀ so ibi ẹlẹ́kẹta lawa ti fẹ́ bẹ̀rẹ̀ lónìí bí idhnillah nínú àwọn ọ̀nà tá fi lè jìnà sí ìmá sí Ọlọ́run Ọba sí ẹ̀yẹ nínú àwọn ọ̀nà tá fi lè jìnà sí ìmá tẹ́mbẹ̀lẹ̀ sí Ọlọ́run Ọba so nínú àwọn ọ̀nà tí a fi lè jìnà sí ìmá yẹyẹ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọ̀nà ni annal wajiba nahwa al-Qur'an nǹkan tó jẹ́ ọ̀ranyàn towards sí Qur'an nǹkan tó jẹ́ ọ̀ranyàn towards sí Qur'an ihtiramuhu òun náà ni ìsàpánlẹ̀ rẹ̀ nǹkan tó jẹ́ ọ̀ranyàn towards sí Qur'an òun náà ni ihtiramuhu òun ni ìsàpánlẹ̀ rẹ̀ wa ta'azimuhu àti ìbàbàrá rẹ̀ لأنه كلام الله تركي أرى بني وفضل كلام الله ولا تسئم بفون أرى على سائر الكلام lórí àwọn ọ̀rọ̀ yòókù kẹfàdìláhì ala khalqi ó dà gẹ́gẹ́ bí ọlá tí Ọlọ́run bá ní lórí àwọn ẹ̀dá rẹ̀ náà ni so li annahu min kalamillah torípé Qur'an nínú ọ̀rọ̀ Ọlọ́run bá lówà wa kalamullah ọ̀rọ̀ Ọlọ́run Ọba sì rẹ̀ yóò sífàtún min sífàtì ìròyìn kan nínú àwọn ìròyìn Ọlọ́run Ọba ni falwajibu in tó jẹ́ ọ̀ranyàn ihtiramu kitabillah òun náà ni kí a sàpẹ́lẹ̀ tíra Ọlọ́run Ọba wa ta'dhimuhu ká bàbára rẹ̀ wa tawqiruhu ká ìsìnkini ká ṣe gbígbàngbàn rẹ̀ rabi'an ẹlẹ́kẹ̀rin nínú àwọn ọ̀nà táfilé jìnà sí ìmá tẹ́mbẹ̀lẹ̀ sí Ọlọ́run Ọba ìmá fẹ̀sìn Ọlọ́run bá sí ẹ̀yẹ ìmá wọ́ ẹ̀sìn Ọlọ́run bá ń lẹ̀ annal wajiba nǹkan tó jẹ́ ọ̀ràn yà ihtiramu dinil islam òun náà ni ká sàpọ́nlé ẹ̀sìn islam wa adamu tanaqqusi ká sì má ma tẹ́mbẹ̀lẹ̀ ẹ̀sìn islam aw intiqadu minhu àbí ká ma wá criticize kankan nínú ẹ̀sìn islam pé freedom of speech ni so ah àṣẹwá nílé sọ̀rọ̀ ń pa anything tó bá wà ta fẹ́ sọ so èyí tó fi mọ̀ pé ọ lè sọ̀rọ̀ ń pa anything tó bá wà tó fẹ́ sọ ọ̀dọ̀ padà dọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run tó wá fi ṣe ẹ̀yẹ ọlọ́run ọba tó criticize alaikum assalam wa rahmatullah ẹ̀sìn ọlọ́run ọba tó ń criticize sunan nabi sallallahu alaihi wasallam tó fi wọlẹ̀ ọwọ́ àrí لأنه دين الله طريق يسي الله بني وشرعه أتفير فلا يجوز لأحد كتفني ككو أن ينتقد هذا الدين كتنبلسي كما criticize rẹ̀ ní pé a ṣe wá nílé criticize ẹ̀sì Islam ṣe bẹ́yìn náà criticize ẹ̀sì àwọn Christianity bẹ́ẹ̀ ni àwa lè criticize àwọn Christianity a lè criticize àwọn Christians àtẹ̀sì lórí ẹ̀ torí pé ẹ̀sìn tó wà lórí ẹ̀kì sẹ́sìn òdodo àwàlàwà wà lórí ẹ̀sìn òdodo so a ṣe wá máa fi ẹ̀sìn òdodo a máa fi wọ ẹ̀sìn tí ẹ̀sẹ̀sìn òdodo a wà fẹ́ sí dé a wà fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀jẹ́ bákan kẹ́nà kò possible eléyìí ò possible wani annal wajiba so wani a fala yajuzu li ahadin kò tọ́ sfẹ́ni kankan an yantaqida hadha ad-din aw yatanaqqasuhu àbí kó máa wá tẹ́m̀bẹ̀lẹ́sì aw yatakallamu fihi bi kalam fihi tanaqqusun àbí kó máa wá sọ ọ̀rọ̀ tó yí pé nínú ọ̀rọ̀ yẹn ìtẹ́m̀bẹ̀lẹ́sì wà nú rẹ̀ wa istihza àti ìmẹ́sẹ̀yẹ wa sukhriya àti ìgbàmún kẹlẹ́fẹ́ fahadha huwa ti Ọlọ́run ọba àti ọ̀ràn yẹn sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba jalla wa ala Ọlọ́run Ọba tó gbangban wa rasuli àti ọ̀ràn yẹn tó yẹ ká ṣe sí òjíṣẹ́ rẹ̀ wa nahwa dinil islam àti ọ̀ràn yẹn tó yẹ ká ṣe sí ẹ̀sìn islam so ọ̀ràn yẹn tó yẹ ká ṣe fún Ọlọ́run Ọba subhanahu wa ramadan ni ó ń súnmọ́ ìbáyìí àwọn èèyàn wọ́n ma fi ẹ̀sìn wọ́n ma fi ṣe ẹ̀yẹ oríṣiríṣi so irú àwọn àjòkó bá èèyàn gbọ́dọ̀ bá wọn jókòó ń bẹ̀ ọ̀ gbogbo tó bá lọ sí ń tí wọ́n bá ti ń fẹ̀sì sí ẹ̀yẹ ó ra nǹkan tẹ́lẹ̀ ní ó gbọ́dọ̀ mẹ́bẹ̀ so èèyàn ó dìde kún bẹ́ẹ̀ ni so ibẹ̀ lẹ́sìn wọ́n ara wọn ẹlòmí kọ́mẹ́dì ni ó ma wò kọ́mẹ́dì ẹ̀sìn ni ó so kíyàn bàbà rẹ̀ sí ọlọ́wọ́ bá kíyàn bàbà rẹ̀ ọlọ́wọ́ bá kíyàn wọ́n ní khamisan ẹlẹ́ẹ̀kaàrún nínú àwọn ọ̀nà táà ní fi kó sí nǹkan tó mọ́ bẹ̀ẹ̀ sí jẹ́ yìí o náà ni pé annahu yajibu ihtiramu sunnati rasul ọ̀nà yẹn ni ká máa sàpẹ́lẹ̀ sunna òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wa tawqiruha so ọ̀nà yẹn ni ká ká máa sàpẹ́lẹ̀ rẹ̀ لأنها كلام الرسول صلى الله عليه وسلم تركوا أورا أجيشي الله باني وهو وحي من الله ويسي لا تدو الله با جل وعلا الله بسقوا وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى النبي صلى الله عليه وسلم ونصر لا ترى فينو أيا فيكو بكيني أوراء تبان سو وحيني أيك سو وحيني wọ́n ní fayajibu ihtiramu sunnati rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní ọ̀nà yẹni ká ṣe ìbàbàrà àti àpẹẹlẹ fún súnnà òjíṣẹ́ Ọlọ́run Ọba wala yajuzu intiqaduhu kò tọ́ kama criticize wal istihza'u bi shay'in minha àbí kama wáfin kankanu rẹ̀ kama fi ṣe yẹ̀yẹ́ wa man fa'ala dhalika ẹni tó bá fi wá eléyìí wò faqad irtadda an dinil islam irú ẹni bẹ́ẹ̀ tí kíni ó ti dágbére fẹ́sì islam allahu akbar so wọ́n ni sadisan ẹlẹ́kẹfà nínú àwọn nǹkan tàà ní fi kó sí nǹkan tó ma ń bẹ̀ẹ̀ sí jẹ́ ihtiramul ulama allahu akbar kápán àwọn olùmọ̀lé kápán àwọn olùmọ̀ kápán wọlé li'annahum warathatun nabi torí pé ọlọ́wọ́n bá sì gbé ipò wọn ga wa a'la min makanihim ọlọ́wọ́n bá náà sì ṣe kíni ayé wọn ọlọ́wọ́n bó gbé fúfúyẹ́ ọlọ́wọ́n bá ṣe kíni ọlọ́wọ́n bá gbé sókè ọlọ́wọ́n bá ní yarfa'i yarfa'i Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́wọ́n ṣe ara wọn tọ́lọ̀wọ́n bá fún ní ìmọ̀ ọlọ́wọ́n bó gbé wọn ga ní pele tó pọ̀ gan fàháúlà ṣe ara wọn yẹn àwọn olùmọ̀ wal-iyadhu billah ara fàháúlà kìí ṣe àwọn olùmọ̀ náà sọ wọ́n ni fàháúlà ẹ̀ra wọn yẹn wal-iyadhu billah takallama hadha ar-rajulu ash-shaqiyyu alákùnrin òfò yíó sọ̀rọ̀ faqala ó wá sọ pé ma ra'ayna mithla qurra'ina àrírù àwọn olùka kùránì wá ya àrírù wọn rí that is ìdí tí a yàyẹ fi sọ̀kalẹ̀ gangan náà rífà sí wani wa ya'ni bil qurra wọ́n lẹ́yìn tó gbàlérò pẹ̀lú àwọn qurra rasulullahi sallallahu alaihi wasallama wa ashabahu ويعني بالقرواء رسول الله صلى الله عليه وسلم وأصحابه wani àwọn tó gbà lérò pẹ̀lú qurwa ni òjíṣẹ́ Ọlọ́run Ọba àtàwọn sàábé rẹ̀ wa yashmalu lafdhul qurwa fi dhalika alwaqt gbólóhùn qurwa nígbà yẹn ó kó sínú al-ulama àwọn olùmọ̀ àwọn olùmọ̀ ó kó sínú li'annahu kana fi dhaka alwaqt torí pé nígbà yẹn alladhi yaqra'u al-Qur'an ẹn tó ma ń ká Qur'an yakunu aliman olùmọ̀lúmọ̀ jẹ́ Allahu akbar amma fi zamani al-muta'akhir ẹ̀ ráwọn àgbà tó wá lẹ́yìn yìí faqad yakunu al-qari'u la yafhamu wa innama yujidu alqira'ata faqat ó kàn lè ṣe kíni ó kàn lè kà lásán ni li'annahu fi akhiri zaman torí pé nígbẹ̀yìn ayé yakthuru alqurra àwọn tí ó ma ka qur'ani ó pọ̀ wa yaqillu alfuqaha ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́ yé yóò kéré amma fi zaman al'awwal ẹ̀rí nígbà alákọ̀ọ́kọ́ àwọn àgbà alákọ̀ọ́kọ́ falqurra'u ẹ̀rá àwọn tí ó ma ka qur'ani ó humul fuqaha òun làwọn tó ṣe kíni tí wọ́n gbọ́ àgbọ́yé ẹ̀sìn faqawluhu wọ́n ní sẹ́ wá rọ́rọ̀ alákùnrin yìí tó sọ pé ma ra'ayna mithla qurra'ina ha'ula àríru àwọn olùka kùránì wà yí àríru wọn rí ay al'ulama àwọn olùmọ̀gangan nífin sẹ yẹ sallallahu alaihi wasallam wa sahabatuhu al-kiram àtàwọn sàábẹ̀rẹ̀ alápọ̀lẹ́ wani wa yu'khadhu min hadha awa munu ilé ìbáyì anna alladhi yatanaqqasu al-ulama'a nípa ni tó ń tẹ́mbẹ̀lẹ̀ àwọn olùmọ̀ min ajli ilmihim nítorí ma wa fi ayi waqtin ní gbogbo ìgbà tí ó bá ṣe nǹkan yìí annahu yadkhulu fi ma'na hadhihi al-ayati karima òun náà wọnú ìtumọ̀ àyà yìí allahu akbar li'anna hadha qala torí pé ẹni yìí ó sọ pé ma ra'ayna mithla qurra'ina àrírò àwọn olùka kùránì wà yìí wàlùkùrwà humul ulama àwọn tó sì jẹ́ àwọn tó máa ń ka kùránì àwọn olùmọ̀ wà hadha yatanawalu ulama fi kulli waqtin eléyìí ó kó àwọn olùmọ̀ sínú gbogbo ìgbà hmm. àlàyé àlàyé tó lágbára gan ó yẹ kí wà kẹfù lahum ihtiramuhum wani ó yẹ kí ẹ máa sàpọ́nlé wọn wọ́n lápọ́nlé wọn tó yẹ kí ẹ máa ṣe fún wọn wà ijlaluhum ó ní ìmá bàbára wọn tó yẹ kí ẹ máa ṣe li'annahum yahmiluna kitab Allah torí pé àwọn wọ́n gbé tírà Ọlọ́run Ọba wa sunnata rasulihi sallallahu alaihi wasallam so Ibn Taymiyyah máa ń sọ pé bihim qama al-kitab bihim qama alkitabu wàbíhim qamu wàbíhì qamu ní pé àwọn ní gíní true wọn ni Kùránì fi di tó ṣe gíní tó wà established àwọn èèyàn náà dẹ̀ rí Kùránì náà làwọn náà fi ṣe gíní náà fi múra wọn dúó ọ̀rọ̀ ibi tẹ́mí àyẹn ọ̀rọ̀ tó rẹ̀ wà gani ibi tẹ́mí àmọ́ dákọ̀ rẹ̀ nínú àwọn tíra rẹ̀ wọ́n dákọ̀ rẹ̀ nínú ọlọ́fún àmàlà wọ́n dákọ̀ rẹ̀ nínú aqidatul hamawiyya àtàwọn àtírà mìíràn tó pọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ ibn taymiya pé bihim qama al-kitabu wa bihi qamu tú àwọn olùmọ̀yẹn ni tírà Ọlọ́run bá fi ṣe kíni ló fi dúó òun gẹ́gẹ́nà làwọn náà fi dúó in tán gbárùkù ti nìyẹn so sheikh sọ́lì fọ́sán sọ pé àwọn olùmọ̀ lahum ihtiramuhum wọ́n ní yahmiluna kitab Allah torí pé wọ́n gbé tírà Ọlọ́run bá dání wa sunnata rasulihi wọ́n sì gbé súnnà òjíṣẹ́ rẹ̀ dání wa yahmiluna al-ilm so wọ́n sì gbé ìmọ̀ dání wa yuballighunahu <coughs> sọ́rọ̀ yẹn ní kí ẹ máa sàpẹ́lẹ̀ wọn wa nabiyyu sallallahu alaihi wasallama yaqul anabi sallallahu alaihi wasallam sì sọ pé fadlu al'alimi ala al'abid ọlá tí ń bẹ fólúmọ̀ lórí ẹni tí ó jẹ́ olùjọ́sìn fún òṣùpá lórí gbogbo àwọn ìràwọ̀ tó kù ni wa qala sallallahu wasallam anabi sallallahu alaihi sọ pé wa innal alima ẹ̀rí onímímọ̀ olùmọ̀ la yastaghfiru lahu man fi samawati wa man fi al-ard àwọn nǹkan tó wà ní sánmà àti ilẹ̀ ló mọ́ ń tọrọ àforíjì fólùmọ̀ hatta al-hitanu fil ma Allahu akbar kódà tí ẹ máa àwọn kíni àwọn ẹja nínú omi so àwọn ẹja so nínú omi àwọn ẹja ńláńlá so al-hitan wọ́n ni fal'alimu lahu qadruhu wọ́n ni olùmọ̀ onígini ó ní ipò rẹ̀ walmurad in ta gbalero n bíbáyí al'alimu bi shar'illah in tó nímọ̀ ń pa shari'a ọlọ́wọ́ bá ni ó qala ta'ala ọlọ́wọ́ bá sọ àwọn èèyàn tó yẹ pé wọ́n máa ń páyà Ọlọ́run Ọba ni wọ́n ya annahum ya'rifuna Allah tó rí pé wọ́n mọ Ọlọ́run Ọba haqqal ma'rifa nípa apá ìmọ̀ Ọlọ́run Ọba fahum yujillunahu wọ́n máa ń bàbàrà Ọlọ́run Ọba wa yu'azzimunahu wọ́n máa ń gbé Ọlọ́run Ọba tó gi wa yakhshawnahu wọ́n sì máa ṣe kíni wọ́n sì máa ń páyà Ọlọ́run Ọba wa kullama zada ilmul insan gbogbo ìgbà tí ìmọ̀ ọmọ èèyàn bá ń lékún zadat khashyatuhu lillahi azza wa jal ìpáyà ọlọ́run ọba rẹ̀ yóò mọ̀ wá lékún sí fayajibu ihtiramu al-ulama ọ̀rọ̀ yẹn ni kíyàn sàpínlẹ̀ àwọn olùmọ̀ wa tawqiruhum kíyàn bàbára wọn faman tanaqqasuhum ẹni tó bá fi tẹ́mbẹ̀lẹ̀ àwọn olùmọ̀ fa innahu yakunu dakhilan fi ma'na hadhihi al-aya múlò ń wọnú wa ayatihi àtàwọn ayati rẹ̀ wa rasulihi àtòjíṣẹ́ rẹ̀ kuntum testehzi'un lẹ́fin sáwàdàbí sábìán ìkẹlẹ́gẹ̀ẹ́jẹ́ nínú àwọn nǹkan tá fi jìnà sí nǹkan tó mọ́ bẹ̀ẹ̀ sí jẹ́ yìí tá fi lè jìnà sí nínú àwọn nǹkan tí a lè fi lè jìnà sí nǹkan tó mọ́ bẹ̀ẹ̀ sí jẹ́ yìí sí ìkẹlẹ́gẹ̀ẹ́jẹ́ tá lè ṣe ọ̀nà ni pé ihtiramu umumil muslimin ìmá sàpánlé àpapọ̀ àwọn musulmi afrodan ihtiramu umumil muslimin ìmá sa àpẹẹlẹ àwọn musulmi lápapọ̀ afrodan individually ni o wa jama'at abinikini lápapọ̀ níjọ níjọ thaminan ẹlẹ́kẹjọ nínú àwọn ọ̀nà tá fi lè jìnà sí ìmá tẹ́m̀bẹ̀lẹ̀ sí Ọlọ́run Ọba tí ó fi wá kó sí nǹkan tó mọ́ bẹ̀ẹ̀ sí jẹ́ yìí min al'ajab nínú àwọn nǹkan tí ó jẹ́ ìmá أن الذي تكلم في المجلس واحد àwọn tí wọ́n ṣe kí lókọ́ rẹ̀ ẹni tó sọ̀rọ̀ láyé yìí eh abala yìí ẹ dákun ẹ jẹ́ pay attention sí abala tá dé yìí ẹ jẹ́ pay attention sí gan-an Sheikh Saleh Al-Fawzan wọ́n níbi aya tó sọ̀kalẹ̀ pé qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un wọ́n lẹ́ni tó sọ̀rọ̀ ń èèyàn kan ni o so sheikh sọ pé ẹni tó sọ̀rọ̀ ń bẹ́ èyàn kan ni o èyàn kan ló sọ̀rọ̀ láyé yíò wọ́n ni síbẹ̀síbẹ̀ wallahu ammama al-hukma Ọlọ́run bá sì ṣe ìdájọ́ yẹn ní gbogbogbò Ọlọ́run bá ṣe ìdájọ́ yẹn ní gbogbogbò Ọlọ́run bá fi ìdájọ́ yẹn rọ kiriká faqala Ọlọ́run bá sọ pé qul abillah sọ fún wa pé sí Ọlọ́run bá wa ayatihi àti àwọn àmì rẹ̀ wa rasulihi àti òjíṣẹ́ rẹ̀ kuntum tastehzi'un lẹ́fin sáwàdà bí so wọ́n ni nasabal istihza Ọlọ́hun bá fi ìmá sáwàdà yí Ọlọ́hun bá fi tì sí ilayhim jami'an Ọlọ́hun bá fi tì sí gbogbo wọn lápapọ̀ limadha kí ló lam yunkiru torí pé wọn ò tako nǹkan tálákùnrin yìí fa'ammamahum al-hukmu ìdájọ́ yẹn wá kó gbogbo wọn sínú Allahu akbar so ìdájọ́ yẹn ó wá kó gbogbo wọn sínú nígbàtí wọn ò takò nǹkan tí alákùnrin nígbàtí wọn ò takò nǹkan tó ń ṣe ìdájọ́ yẹn ó wá kó gbogbo wọn sínú so nígbàtí wọn ò takò nǹkan tó ń ṣe wọ́n ni li'annahum lamma sakatu ala al nígbà tó yẹ pé wọ́n dákẹ́ lórí ìbàjẹ́ so nígbà tó yẹ pé wọ́n dákẹ́ lórí ìbàjẹ́ o sọ́rù shuraka'a ma'a fa'ilil munkar àwọn náà ti di olù àwọn náà ti di kílọ̀kọ̀ rẹ̀ olùjọ́sìn ká papọ̀ papọ̀ mẹ́ni tó ṣe aburú yẹn nígbà tán dákẹ́ lórí ìbàjẹ́ o àwọn náà ti di shuraka'a wọ́n ti di partners so papọ̀ mọ́ gíní papọ̀ mọ́ ẹni tó ṣe bàjẹ́ yẹn wàlìháàdà ìdí nìyẹn lamma ankara alayhim hadha shab nígbà tí ọ̀dọ́mọdé yìí ìkan náà àwọn sàábí annabi sallallahu alaihi wasallam nígbà tó takò wọn lórí nǹkan tí wọ́n ṣe yìí bari a minal ithmi òun ṣe kíni òun bọ́kùn bí ẹ̀ṣẹ̀ pẹ̀lú pé òun ti takò wọ́n yẹn òun ṣe kíni òun ti bọ́kùn bí ẹ̀ṣẹ̀ wọ́n ni wa anzala Allahu tasdiqahu fi kitabi ọlọ́run ọba wá sọ ìṣekílùkọ rẹ̀ sọ pé nǹkan tó sọ òdodo ni ọlọ́run ọba sọ kalẹ̀ nù tíra rẹ̀ so ọlọ́run ọba sọ pé sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam tó sọ yìí òdodo ni kí ló sọ ó sọ pé manafiki ó ń sọ fún àwọn tí wọ́n ń ṣe kílùkọ rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ yí pé manafiki ni so wọ́n ni wa amma ha'ula wọ́n ni ẹ̀rá wọn yóò kútan wà ní jòkó yìí falam yunkiru wọn ò tako wọn ò tako nǹkan tí ìkanu wọn tó sọ falam yunkiru wọn ò tako fadalla anna alladhi yahdhuru majalis al-kufri ó tó kà pé ẹni tí ma ń ṣe kíni tí ma ń pẹ́sẹ̀ntì tí ma ń wà láyé àwọn kílùkọ̀ rẹ̀ àwọn àyè tó sọ̀rọ̀ kúfùrù àwọn àyè kúfùrù wọ́n ní wal istihza àtàwọn àyè tán tí ń fẹ́sìn Ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ so wọ́n ní bid-din àyè tán tí ń fẹ́sìn Ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ wa rasul àyè tán tí ń fi ẹ̀sìn òjíṣẹ́ Ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ àbójíṣẹ́ Ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ wa sahaba àtàwọn sàábé wal ulama àtàwọn olùmọ̀ so wọ́n ní wala yunkir tanawulahu kò wá takò ó kàn wà ń jòkó yẹn ni wọ́n ni yatanawaluhu al-hukmu ìdájọ́ yẹn náà ó sì kí ni yóò bá wọn náà ìdájọ́ pín yóò di kèfèrí yóò sì kí ni yóò bá wọn náà qala subhanahu wa ta'ala ọlọ́wọ́ mímọ́ fún ọba tó gajù lọ pé wa títí tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi dá sí alámàrí mi so títí tí wọ́n fi ṣe kíni títí tí wọ́n fi ma sọ ọ̀rọ̀ mi wa imma yunsiyannaka shaitan shaitan wà lè jẹ́ kó gbàgbé fala taq'ud Sheikh Salih Fawzan sọ pé eléyìí jẹ́ ẹ̀rí pé kí ló kọ rẹ̀ ìwọ tó ń jókòó síbi tá ti ń fẹ̀sìn Ọlọ́run bá ṣe ẹ̀yẹ ìyẹn náà di kèfèrí o wa qala subhanahu Ọlọ́run bá tún sọ pé wa qad nazzala alaykum fil kitab ó yìí sí sọ kalẹ̀ fún yín wọ́n sì kèfèrí pẹ̀lú rẹ̀ wọ́n sì máa fi ṣe yẹ̀yẹ́ fala taq'udu ma'ahum o gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn hatta yakhudu fi hadithin ghayri títí tí wọ́n fi máa sọ̀rọ̀ mi o gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn innakum idhan mithluhum tó bá fi wá ṣe bẹ́ẹ̀ tó bá fi jókòó pẹ̀lú wọn ìgbàyàn ìwọ náà ti di bí wọ́n ṣe dà ìwọ náà nǹkan kan ni ó jẹ́ pẹ̀lú wọn so inna allaha jami'ul munafiqin ọlọ́wọ́ bó kó àwọn munafiki wal kafirin àtàwọn kẹfẹ́rí o fi jahannama jami'a yóò kún wọn bọ̀ sínú náà ni ọ wọ́n ni fadalla wọ́n ni aya yìí tọ́ka sí àbáwọn aya méjì yìí tọ́ka sí anna alladhi la yunkiru sabba Allah ẹni tí ó takò pé wọ́n bú Ọlọ́run Ọba aw sabba rasul abẹni tí ó takò pé wọ́n bú òjíṣẹ́ Ọlọ́run Ọba wa sahaba kò takò pé wọ́n bú àwọn sàábé aw sabba din kò takò pé wọ́n bú ẹ̀sìn Ọlọ́run Ọba aw sabba ulama kò takò pé wọ́n bú àwọn olùmọ̀ innahu yakunu mithla sáàbì òun náà dàbí ẹni tí ń bú wọn ni sàwá án bí sàwá bákan kanáà ni wọ́n sì jọjẹ́ Allahu Akbar so èyàn wà níbi tó ti ń bú Ọlọ́run Ọba tó ti ń bú annabi sallallahu alaihi wasallam tó ti ń bú ẹ̀sìn Ọlọ́run Ọba tí fífẹ́ sí Ọlọ́run Ọba sí ẹ̀yẹ so èyàn wá takò èyàn orí bí sí kíni èyàn so kíyàn fa ní etí kọwọ́ lé mọ́ ní so èyàn orí so àtẹyàn àtẹni tí ń bú ẹ̀sìn Ọlọ́run Ọba tí fẹ́ sí Ọlọ́run Ọba sí ẹ̀yẹ tí ń fọ́nà ọba ṣe ẹ̀yẹ àbí tí ń fi nǹkankan nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá ṣe ẹ̀yẹ sàwá ánìbì sàwá bákankan náà wọ́n sì jọjẹ́ o lè anna allaha torí pé ọlọ́wọ́ bá nasaba al-istihza'a ila al-majmu'a ọlọ́wọ́ bá fi iṣẹ́ ẹ̀yẹ ọlọ́wọ́ bá fi ti sí àpapọ̀ àwọn èèyàn ni wà níjòkó tí wọ́n ti máa bú Ọlọ́run Ọba tí wọ́n ti máa bú ẹ̀sìn Ọlọ́run Ọba tí wọ́n máa fẹ̀sìn Ọlọ́run Ọba ṣe yẹ̀yẹ́ wọ́n ni fa hadhihi al wọ́n ni ẹ̀rí àyà yìí fiha ibar òye ń bẹ́m̀bẹ́ wa ahkam àti dájọ́ azima àwọn àdájọ́ tó tóbi yanbaghi lil muslim ó necessary fún musulmi an yata'ammalaha kó ronú sí wa yatadabbaraha kó ronú jìnà ń parẹ́ لئلا يقع في شيء كما في واقص كك مما حذرت منه نينو كتي آية ايا تون و... كيلو فوان قاري وهذه الامور سوارا وان كان يي كثيره في الناس اليوم اوبا لا لا وين يلوني فالاستهزاء بالدين والعلماء كما في سي الله بس يا تان ما والاستهزاء بالسنه كما في سنه النبي سي والقران كما في قران سي كثير اوبا wa yaqulun wọ́n ma sọ pé alkitabu wa sunna tírà Ọlọ́run Ọba àti sunna nabi sallallahu alaihi wasallam la yasluhani fi hadha alwaqt kò ṣe kíni kò bagba yi mu wani wa sunna ẹ̀rí sunna la yuhtajju biha a ní ma fi sunna sari ẹwàdúrà àwọn èèyàn tán pọ̀ tán fẹ́sìn Ọlọ́run Ọba sí kama anna khabar al-wahid wọ́n torí pé bó ṣe ṣe pé ìròyìn ẹnìkan náà la yuhtajju bihi a ní fi sẹ̀rí wọ́n ni wa ghayru dhalika min al-maqalati ash-shani'a àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ burúkú táwọn yẹn sọ wa kadhalika mimma yuktabu fi as-suhuf àtàwọn nǹkan míì náà tí wọ́n ń kọ sínú newspaper wa yudha' tásí publish tí wọ́n ń tàn aw yubath àbí tán distribute fi wasailil bath níbi àwọn means communication àwọn media min tanaqqusi dinil islam níbi kí a máa ṣe kíni kí a máa tẹ́lmẹ́lẹ̀ islam so irú uh, Charlie Hebdo àti gbogbo àwọn kílòkọ́ rẹ̀ àti gbogbo àwọn ìmọ̀ fẹ̀sẹ̀sẹ̀ ẹ̀yẹ ní France tó yí pé wọ́n ya cartoon annabi sallallahu alaihi wasallam wọ́n sì ń tẹ́mbẹ̀lẹ̀ annabi àti láyé oríṣiríṣi láyé oríṣiríṣi láyé oríṣiríṣi ní France ní gílòkọrẹ̀ ní Germany so ibẹ̀lẹ̀ tí wọ́n rí tí mùsùlùmí yóò sì ṣe kíni yóò sì máa dúó sílùú yẹn yóò sì máa wà lábẹ́ ìjọba wọn so ó pọ̀ gan wallahi ó pọ̀ gan kódà ó lẹ́lòmí tó yẹ pé ojoojúmọ́ báyìí ló máa ń rìlízi karikacọ annabi sallallahu alaihi wasallam so ima karikacọ so cartoon tẹ́rí ma ń tóbi jára lọ so àwọn cartoon tó ma ń yà tẹ́rí ma ń tóbi jára lọ yẹn so yóò wá sí kíni yóò yà ta nabi sallallahu alaihi wasallam so oríṣiríṣi wallahi oríṣiríṣi lẹ́mari oríṣiríṣi lẹ́mari so irú àwọn báwọn ó yẹ kí ẹ ma la'ana wọn so kí ẹ ma gbé wọn sí pè ní so wọ́n ni kele yẹ wa Jesus bẹ́bá christian sí ma ń fi jesus wọ́lẹ̀ yẹn èyàn bọ́lọ̀ tẹ́m̀bẹ̀lẹ̀ ànábì Ìsá o èyàn bọ́lọ̀ tẹ́m̀bẹ̀lẹ̀ ànábì Ìsá ara sí ara wọ́n ni wa kadhalika ma yuktabu fi suhuf wọ́n ni bákanáà nǹkan táwọn yẹn ma ń kọ sínú newspaper wa yudhaa ta ma ń ṣe kí ni ta ma ń publish aw yubath àbí ta àti kí a máa kọjá àlà lórí ẹ̀sìn Islam wọ́n ni ash-shay' al-kathir wọ́n ló pọ̀ gan nǹkan tó pọ̀ gan ni wọ́n mọ́ sí lábàlá yìí falaw kana hadha min al-kuffar tó bá ìbá àwọn kèfèrí náà se lè a mọ̀ pé gini tán ṣe báyìí لهان الأمر الأمرين يباسم بو عليكم السلام لأنه ليس بعد الكفر ذنب torípé lẹ́yìn ìjẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ wo lèyàn tó fẹ́ ṣe tó tún tóbi jù lọ má ẹ̀ṣẹ̀ wo lèyàn tó fẹ́ ṣe lẹ́yìn ìjẹ́ kèfèrí tó tún ṣe kíni tó tún ju ìjẹ́ kèfèrí lọ má but kò túnmọ̀ pọ́lọ̀ ọbọ̀ ní fìyà jẹ wọ́n lórí ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ wọn náà àbí tẹ́yàn bá tún ṣe kíni tẹ́yàn bá tún tó tún ṣe kíni tó tún ya ìyàkúyà ń bí kúfùrù ìyà tiẹ̀ tún lágbára gan gẹ́ẹ̀bí Sheikhul Islam Ibn Taymiyyah ṣe fẹ́lẹ̀ yìí nílẹ̀ pé kúfúrù darajati náà lòun náà àbí darakat pé òun náà òun náà ma ń yazidi so náà ma ń lékún òun náà ma ń lékún kúfúrù náà ma ń lékún ni so wọ́n ni walakinna al-mushkila wọ́n ṣùgbọ́n iju kí ẹ lálàá sí ẹ̀sì islam ẹ wo alákùnrin tó kọ satanic verses so satanic verses ó ti pẹ́ yẹ́ ó ti pẹ́ so ó ti pẹ́ gan ó fi tẹ́mbẹ̀lẹ̀ wáhí so ó fi tẹ́mbẹ̀lẹ̀ wáhí tí Ànábì sallallahu alaihi wasallam gbà ní so ó wá kọ́ lọ́nà novel ìwọ̀tọ̀ máa ń gbádùn novel kọ́ máa yẹ kóyìn tó ń kánù so ó wá kọ́ lọ́nà novel so ó sáà ó rọ̀ kábà rẹ̀ ó gbé e lu àwọn ó wá ń lálà sí ẹ̀sìn ọ̀nà ọba oróyìn jùbìrìlì lédèrèdé oróyìn annabi lédèrèdé so wá ní novel lòun kọ so wọ́n ni alákùnrin fi ààrẹ ti sí islamu so in tó kọ satanic verses sí ó fi ààrẹ ti sí islamu wọ́n ni mimman yantasibu ila islam nínú àwọn tán fi àwọn ti sí islam ṣe bí ibi tí wọ́n ti print àwọn caricature annabi charlie hedbo ṣe bí wọ́n sọ pé àwọn musulmi náà ń ṣiṣẹ́ ń so wọ́n

ni wọ́n jọ́sìn fọ́lọ́wọ́ bá ọ̀ a ní ọ̀rọ̀ rídèrè dé ju ọ̀rọ̀ rídèrè dé lẹ̀ kò dìbà tó bá tẹ́m̀bẹ̀rẹ̀ àwọn màláíkà kó tó sí wá sí àmá bídà náà ni gbogbo wọn bídà ojú bídà náà wọ́n rìn bídà náà wọ́n tàka in ta fi ń kó sí kúfùrù náà nìyẹn ṣe wà albárí sí yẹn so báyìí so ó ní ẹ́ ó ní pé ẹlòmíì ìwé kí ẹ̀ ń sọ̀rọ̀ ń pa ìmọ́tótó nípé ẹlòmí ò yanu báyìí ọlọ́run bó sálọ ni so nípé ọlọ́run bó disappear bí bó ṣe sọ so kò sí tó bá fẹ́ sí kílọ̀kọ́ rẹ̀ tó bá fẹ́ ṣe wà síbà yóò tẹ́m̀bẹ̀rẹ̀ ọlọ́run bá ní àwọn tí wọ́n sì máa pè láàfáà náà nìyẹn àwọn tó máa pè láàfáà náà nìyẹn àbá àmà nǹkan táwọn tí àwọn Buhari so Buhari àmà nǹkan tí kílọ̀kọ́ rẹ̀ Buhari tó lóun ṣe wà sí ṣe àmà nǹkan tí dálẹ̀ ni nínú ìmáfẹ̀sí ọlọ́run bá se yẹ̀yẹ́ ìmá fẹ̀sí ọlọ́wọ́ bá lè iṣẹ́ yẹ̀yẹ́ sámú so ìmá fẹ̀sí ọlọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ so àbáwọn kílùkọ rẹ̀ àbáwọn sannúṣégé so ìmá fẹ̀sí ọlọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ sámú kí ẹ ma láàlì fún wọn bọ́lọ́wọ́ bá pàdé àwọn tásùn ń pè pé kan á se wà sí so ẹwò àwọn kílùkọ rẹ̀ àwọn kèfèrí burúkú àwọn tí wọ́n tó ìpé kúfúrú kèfèrí gẹ́nẹ́ fi ń ṣe wà sí fáwọn èèyàn so wọ́n ni falau kana hadha min al-kuffar wọ́n tó bá yí pa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nínú ìmá tẹ́m̀bẹ̀lẹ̀ sí Ọlọ́run Ọba yìí látọ̀dọ̀ àwọn kèfèrí ló ti ń wá ní lahana al-amru alamari yóò bá tún fún yẹ́ li'annahu laysa ba'da al-kufri dhanbun torí pé ẹ̀ṣẹ̀ wo ló tún fẹ́ tóbi jùgú iṣẹ́ kèfèrí tí kèfèrí ti ṣe lọ walakinna al-mushkila ṣùgbọ́n àdánwò anna hadha yahduthu eléyìí man jẹyọ mimman yantasibu ila islam látọ̀dọ̀ àwọn tí wọ́n fi ra wọn ti sí islam ويدعي العلم أبان وتوان أقمار ما أنه يتنقص الأحكام الشرعية يوم تنبلي أنه داجو شريع so ẹlùmí o ma fi rúgbà sí ẹ̀yẹ́ so gbogbo rúgbà tó ọlọ́wọ́ kó jẹun so yóò ma fi rúgbà sí ẹ̀yẹ́ ẹlùmí o ma fi hijabu sí ẹ̀yẹ́ ẹlùmí o ma fi nìkọ́bù sí ẹ̀yẹ́ wọ́n ni wal ayat ẹlùmí o ma fi àwọn ayat ọlọ́wọ́ àwọn ayà nù Kùránì yóò ma fi ṣe ẹ̀yẹ yóò ma fi kọni so yóò ma fi Kùránì kọni so nǹkan tí èso ní o so òun ó sọ dóní so ajánẹ́ sínú mọ̀ bá kọ́ lóní tàbí kó ma tú Kùránì ní tukutu so kó ma tú Kùránì ní tukutu ìpé Ọlọ́run bá dákọ kìníkan nù Kùránì Ọlọ́run bá dákọ pàkátà nù so Ọlọ́run bá dákọ fásọlá nù Kùránì so eléyìí máa tẹ́m̀bẹ̀lẹ̀ sí ọlọ́wọ́ bá ní ẹni tó bá fi sọ ó sì di kèfèrí ìmá fẹ̀sí ọlọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ ni ọ ẹni bá sọ ó sì di kèfèrí a ń pè gbogbo àwọn báyìí ká túbá so irú albáhìrì sí kó túbá kó jáwọ́nù bí kọ́kọ́ jáwọ́nù ma fọ́lọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ níbi àwọn wà sí rẹ̀ ìmá fa màláíkà ṣe yẹ̀yẹ́ ìmá fa nẹ́bì ṣe yẹ̀yẹ́ ìmá fẹ̀sí islam ṣe yẹ̀yẹ́ so àpẹẹrẹ pé èèyàn ò nílà káyìn torí pé ọ̀ nídìí láti ṣe gbogbo nǹkan yẹn tó sọ̀rọ̀

mẹ́lọ́gá so ma lálàsí ẹ̀sìn ọ̀rọ̀ ọba èyí tó pọ̀ láwùjọ wa gan wọ́n ni wa anna ha dhanniyya kí yẹ ma sọ pé àwọn ẹ̀rí ṣẹ̀ríà pé à dhonnu ní ma ń fún wa that is kìí ṣe àmàdájú wala tufidu al-ilm kìí fún wa ní ma àmàdájú àìbá fọ́jú ni afọ́jú ṣe ò dáka mọ̀ nẹ́ẹ̀ṣẹ́ ọlọ́wọ́ bá ní so la hawla wala quwwata illa billah so kí ẹmọ yẹyẹ bàbá bin ẹni tọ́lọ́wọ́ bá fi ìfẹ́ rẹ̀ sọ́kà so wọ́n ni awil kalamu fil ulama kí ẹmọ tẹ́mbẹ̀lẹ̀ àwọn olùmọ̀ kí ẹmọ lálẹ́ àwọn olùmọ̀ kí ẹmọ já ipò àwọn olùmọ̀ bọ́ọ̀lọ́kà àwọn èèyàn wàlwàkíyàtù fi àrọ́dìhìm kí ẹ ma bẹnu àtẹ́lù wọn kí ẹ ma sọ̀rọ̀ ń pa họ́nà wọn èyí eh, kó tó dáfà kó tó dáfà Albani kó tó dáfà bí súfí lòun náà so gbogbo dídìrì dé táwọn súfí o ma sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀tù ma parọ́ ma wà fà Ibn Taymiyyah Ibn Taymiyyah súfí súnfí ní Ibn Taymiyyah ẹmẹ́ ìkan parọ́ fún yín so bọ́n ṣe ma parọ́ bọ́n ṣe ma tẹ́mbẹ̀lẹ̀ àwọn olùmọ̀nìyàn bọ́n ṣe ma tẹ́mbẹ̀lẹ̀ àwọn olùmọ̀nìyàn ah, àbí Ibn Taymiyyah ah, ọ̀rọ̀ Ibn Taymiyyah kèfèrí ní Ibn Taymiyyah ọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó wọ́n sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó wọ́n sọ tó ma tó ma kàfàrà àwọn olùmọ̀ tó tó wọ́n sọ pé àwọn olùmọ̀ gíní àwọn olùmọ̀ ẹjẹ́ oṣù àtẹ́jẹ́ bímọ ní àwọn eléyìí àwọn nǹkan táwọn mọ̀ náà nìyẹn wa annahum ulama'u salati àbáwọn kílòkọ rẹ̀ àwọn ikhwani àwọn ẹgbẹ́ burúkú ẹgbẹ́ òkùnkùn so àwọn ẹgbẹ́ ikhwani àwọn ẹgbẹ́ òkùnkùn tó wà láwùjọ so àwọn àwọn ẹgbẹ́ burúkú yìí tí wọ́n mọ̀ ní àwọn so agent ìjọba náà jẹ́ àwọn olùmọ̀ Saudi ọ̀ àwọn olùmọ̀ bá làwọn eléyìí fa ìwọ tó ìsolùmọ́ bá dákùn kí lọ sọ kí lọ ṣe ṣe bí lédè èdè òsì lọ́mbáká so lédè èdè òsì lọ́mbáká so wọ́n ni wa annahum ulama'u salatin wípé àwọn olùmọ́ bá làwọn eléyìí ẹ fi wọ́n lẹ̀ ní táwọn ọba fẹ́ náà ni wọ́n mọ́ sọ so ó wá fi kó àwọn ọ̀dọ́ tó pọ̀ gan wọ́n fi kó wọn kó lẹ́yìn àwọn olùmọ̀ nílùú yìí ni àbí lókè òkun hátà alamẹ́ríkà wọ́n fi kó àwọn ọ̀dọ́ tó pọ̀ kó lẹ́yìn àwọn olùmọ̀ pé ah, à sáwọn àtàwọn nǹkan tó jọ ilé min al maqalati shani'a nínú àwọn ọ̀rọ̀ burúkú allati yuraddidunaha tó máa ń repeat wa yaktubunaha tó sì máa ń kọ́ mimma la yakhfa nínú àwọn nǹkan tí ó pamọ́ sí wa táwọn èèyàn máa ń sọ wa kullu hadha wọ́n ni sẹ́yẹ̀ rí gbogbo àwọn eléyìí tá sọ yóò dakhilun ó wọnú fi ma'na al-ayati al-karima ó wọnú ayà alápẹ́lẹ́ tí a kà fún wa yí pé qad kafartum ba'da imanikum ẹ ti ṣe kèfèrí lẹ́yìn gini lẹ́yìn imani sheikh sọ́lífà zọ́hun ayà yẹn bẹ̀mí wọn kà fún wa pé wọ́n ni wa ala sahibihi ó sì ń bẹ lórí ẹni tó ṣe minal wa'id lórí ìlérí ìlérí tó ní agbára ma zakarahu Allahu fi hadhihi al-aya tọ́lọ̀wọ̀ bá dákọ níbi aya yìí so ìlérí tọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala tọ́lọ̀wọ̀ bá dákọ níbi aya yìí so ìlérí tọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala tó dákọ níbi aya yìí so kọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala kó gbé wa jìnà sí ìmá fẹ̀sìn ọlọ́wọ̀ bá sí ẹ̀yẹ́ ìmá fẹ̀sìn ọlọ́wọ̀ bá sí sawẹ́wà ìmá yẹ̀yẹ́ sí ọlọ́wọ̀ bá ìmọ̀ yẹ̀yẹ́ àwọn olùmọ̀ ọlọ́run dákun má jẹ́ kó jẹ́ ìpín tiwa ọlọ́run bá subhanahu wa ta'ala kó gbójú àjìjàn sí gbogbo àwọn nǹkan tí ó bá ìsìn wa jẹ́ hadha wallahu a'lam